وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام لقد اقترب دخول رمضان علينا لهذه السنة الكريمة ونسأل الله تعالى أن يبلغنا وإياكم رمضان وأن يوفقنا بصيامه وقيامه على نحو يرضي عنا وأن يجعلنا من المقبولين في هذا الشهر المقبل وأن يجعلنا من أتقائه من النيران أمة الإسلام علمنا رسول الله صلى الله عليه وسلم أحكام الصيام وآدابه وبينها تبيينا حتى تركنا لا محجة بيضاء نقية ليلها كنهارها لذلك جاء من حديث الذي أخذه البخاري ومسلم سيهجم من حديث أبلا بن عمر رضي الله تعالى أن وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم سوموا لرؤيته وأفطروا لرؤيته وقد جاء من حديث أبي رضي الله تعالى نرضى والحديث مخرج في السنن عند أبي داود هذا الحديث عن طريق العلاء ابن عبد الرحمن عن أبي رضي عن أبي عن أبي رضي الله تعالى نرضى قال قال رسول الله صلى الله عليه وسلم فإذا انتصف الشعبان فلا تصوموا ماذا إليه إن شاء الله تعالى جاء في الصحيحين من حديث أبيرة رضي الله تعالى نرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم أو يومين إلا رجلا كان يصوم صوما فليصمه وجاء في السنن من حديث دخل رسول الله صلى الله عليه وسلم المدينة المنورة وكتب الله لهذه الأمة صيام رمضان في السنة الثانية من دخول رسول الله صلى الله عليه وسلم المدينة وبهذا صام رسول الله صلى الله عليه وسلم تسع رمضانات جاء هذا مصرحا في السنن عند أبي داود من حديث ابن بن مسعود رضي الله تعالى عنه وأرضاه هذا الرسول صلوات ربي وسلام عليه استحثنا على أن نكون متقين وصالحين ومتمسكين بآداب الصيام وبأحكامه على ما كان عليه رسول الله صلى الله عليه وسلم ọ̀pọ̀ ni fọ́lọ̀wọ̀ bá tó ṣe fi kẹwàá gẹ̀rẹ̀ fán nábi wa sallallahu alaihi wasallam ẹn tó lọ́wọ́ bá láti bá máa jẹ́ kẹ fún gbogbo wa ọlọ́pàá ní sàlẹ̀kún kí a nábi wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn rẹ̀ nábi wa tán sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ kẹ

jọmẹjọ inú Ramadan ni ọbọ̀ sí hatmiyan sha Allah kọ́rọ̀ da dáadé kọmọ̀ tí mọ̀ wàkún bẹ̀rẹ̀ Ànábì wa sallallahu alaihi wasallam Ọlọ́run fi ẹ̀sìn yana síwa Ọlọ́run fi ẹ̀sìn ó fi yana síwa ọwá jẹ́sẹ́ náà ọjẹ́ pérépéré Ramadan Allah subhanahu wa ta'ala ó ti bọnú ọ̀rán yẹn tó fẹ́ka fi sí ṣáájú ọba dẹ́dà in tí a fi sìn táìrójú rẹ̀ ojú rẹ̀ kò sí lẹ́yọkan ó sí lóríṣìíríṣìí ìran kó lè dánwà kó tún lè rọ̀ lọ́rùn dídánwò ní wípé gbogbo ẹ̀ ìrọ̀lọ́rùn ní wípé èwo ló ń kálukó òkú bá jù tí sì sílẹ̀ بسونا ريسا بي ريرا رضي الله تنرضى إذا قال سامة إن دوغ الله تتقاجو ما من هو إبادة إلا يكون بأوضع قوة لجنة فمن كان من أهل الصلاة جي من باب الصلاة ومن كان من أهل الصيام جي من باب الصيام ومن كان من أهل الجهاد جي من باب الجهاد ومن كان من أهل الصدقة جي من باب الصدقة الحديث الله سبحانه وتعالى لا ترون النبي صلى الله عليه وسلم سواه olù ọdún mẹ́tàlá داعيا إلى الله ليلا ونهارا. wa nahara ìfẹ́tẹ̀kọ̀rọ̀gbá pàádé ọlọ Mẹ̀dínà Ànábì sallallahu alaihi wasallam olù ọdún kẹtẹgbà kò ní Mẹ̀dínà tó ń ti bẹ́ẹ̀ mọ́mù kẹkàpọ̀ mọ̀lọ́n sì máa kírùn o náà ni ọ̀rọ̀ yàtọ̀ wà lẹ́ wà fi sáàtì sáà ní tí àríwá sọ́lọ́wọ́ Madina lóṣù ní ṣàbán Ramadan bọ̀ wájú báyìí náà fa anzalallahu ala rasulihi qawlahu ta'ala ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyam nígbà òbí ọdún kejì tó ń sọ ọlọ́wọ́ Madina ọlọ́n ni ṣàbán lẹ́wàá tọ́jú oṣù kẹjọ láti ọdún ìlọ ẹ̀ẹ́ gbáwó láti ìbẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ní pé yọ́ kọ̀kọ́ wá kí Eid. Eid ìtúnu lọ́kọ́kọ́ kí, wọ́n sì lọ́mọ ẹ̀kún jẹ́ ọléyá, kò sì kí ìdì kẹkẹrí sáájú ìgbà ní Jibril wá bá ní bá sọ ẹ̀dá kòrò lọ, sí gbóòrò sí jọra wọn. Kọjọ́ra wọn. Jàmáà, sẹ́rí Ìsìlámù, ẹ̀sìn tó ti pé bẹ̀rẹ̀ kò sí mú kú ò kò sí fi kún kò sí dọ́gbé sí torí wípé ìtọ́lọ̀wọ̀ bá yọ̀ ń dání ẹ̀ lé fi kún sí ọlọ́ ìlú yọkó mẹ́ ahkamahullah ata min Allah qawiman muhkama ẹ̀sìn yọ wá tọ̀dọ̀ lọ́kọ̀ọ̀bà dẹ́dà ẹgbó ọfẹsẹ̀ wọlẹ̀ múkàmá kò lè fi gẹ̀gẹ̀ kún tẹ́nìkà kò lè ọ̀gẹ̀ kún bẹ́ẹ̀ tí ó wà jẹ́ pé tí wọ́n fi kún ní làkáyẹ̀ wọ́n wà sọ pé hàn ah, ọwà pé báyìí àbí tí ó yọ kún làkáyẹ̀ wọ́n wà ah, ah, e, e, agbára wó gbé báyìí no no no Ànábì sallallahu alaihi wasallam ó ṣe lọ́wọ́ sọ fún àwípé ìdàntásọ́fà ṣàbáyìn fọ́lá tẹ̀sọ́mù tí ṣàbán bá ti pín méjì ẹmẹ́gbàwẹ̀ máa wò ṣàbán tó bá ti pín sí méjì ẹmẹ́gbàwẹ̀ máa wò hadithi nínú àwọn ọmọ ya ṣùgbọ́n àfáwà dáadáa ni wọ́n wọ́n lórí ọ̀rọ̀ ذلك لا تقدم رمضان wípé àwọn tó pọ̀ jù ní àwọn àfá wọ́n lábí ìfẹ́ ọ̀fẹ́sẹ̀ mọ́lé ọ̀rọ̀ dáadáa lọ́rọ̀ tí wọ́n sọ ọlọ́mọ́sà àwọn ìsẹ́rẹ̀sùn lórí kí a pọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jọ tí a rí wípé ìfẹ́sẹ̀ mọ́lé mbẹ̀mbẹ̀ torí àwọn nǹkan kankan nínú sanabu hadithi an kàrìkaní al'ala ibn abdurrahman wọ́n ní torí ilẹ̀ adam samari min abi ọgbọ́ bàbá rẹ̀ ọ̀kọ́lá bífù bẹ́ẹ̀ sì ni àìmẹ́yẹ àdífù ní bẹ̀rẹ̀ muslim tó jẹ́ an alayi an abi abdurrahman an abi ghayra bil'ana'ana dákanáà lórí àdífù gangan bẹ̀tí ìṣàbàbà ti kún méjì ẹgbọ̀rọ̀gbàwẹ̀ ma ọkànà sálàfù wọ́n pàdé aláwù tí ń ṣe tọ̀wáfù lọ ṣe tọ̀wáfù ṣọ̀wáfù afọ̀wá súnmọ́ wọ́n ni àlá hadithu ìdántasọ̀fà ṣàbán tí ṣàbán bá ti pín méjì fàlátẹ̀ súnmọ́ ẹmẹ́gbàwẹ̀má wa rabbi hadha albayt ọba tó nílé ìmòfikọ́ ọlọ́run haddataka abuka an abirata rasulullahi sallallahu alaihi wasallam idan tasfa shaban sáàmì ẹbí sọ́bẹ́ tó tọ́ tí bàbá rẹ̀ sì sọ́bẹ́ fún ọ tí bàbá rẹ̀ wá ń sọ pẹ́ àbúrò ọ̀sọ̀bá ń fó tó lábúrò ọ̀sọ̀bá ń fi lọ sọ́bẹ́ ni aláwọ̀ ni bi rabbi hadha al-bayt mo fi ọba tó nílé ìbúra haddathani abi an abi hurayrata an yursa sallallahu shaban fala tasum bàbá mi sọ fún mi kí wá ní túnmà rẹ̀ àmbọ́ ṣàbán ti pín méjì láwọn fi di méjì àdídáwẹ̀ ma ẹlẹ́ẹ̀kejì جاء في الصحيحين من حديث أبو هريرة رضي الله عنه يسمى البخاري ومسلم أبو هريرة وحديث كوا قال صلى الله عليه وسلم لا تقدموا رمضان لا تقدموا رمضان أرمتين بني رمضان tàmáfìlù rẹ̀ haraka ẹ̀wọ́ tí wọ́n fún ara fi méjì tó bá ti e papọ̀ tẹ́wọ̀n wá jẹ́ nǹkankan náà táà méjì fátíà méjì papọ̀ a ti ní ọ̀rọ̀ ní wípé látàtà kọ́dàmù látàtà kọ́dàmù fátíà fátíà kára fi sùn pé ó tó papọ̀ lọ́rọ̀báwọ́ wà pa ìkan rẹ fún kejì ó wá di látàkọ́dàmú dípò látàkọ́dàmú ṣùgbọ́n tí arọ́kà bá ti yàtọ̀ ìkẹgbàdúmà ìkẹgbà fatia èyàn gbọ́rọ̀dẹ̀ onídàwà kásọ̀ pé fi Ramadan tú tààgọ́ fáró dùnú ní Ramadan ọlọ́mọ ń pa àwọn ẹ̀sẹ̀ rẹ ìkẹ́kọ̀ọ́ sí parí méjèèjì torí

ẹni tó rí ọjẹ́ ọkùnrin ni obìnrin ni o kana yasumu sawman falyasum tó láwẹ̀ tí ma ń gbà tẹ́lẹ̀ kò sí nkaka hadithu àkọ́kọ́ àwọn mímọ̀ sọ lórí ẹ̀ wípé ẹn tí ó bá ní ìṣesí ìmọ̀ gbàwẹ̀ Monday Thursday Monday Thursday tàbótíláwẹ̀ kan tọ́làbọ́rẹ̀ lọ́rùn tọ́lọ bá ti wà sáà náà ni tí wọ́n fi abẹ gbé ọmọ bóòdó ní ẹ̀lẹ́ à bóòsù bá ti ń kú márùn ní ti máa gbàwẹ̀ fọ́lọ́n ní sì máa parí ẹ̀ sí parí àwẹ̀ jàmá bó ti ẹ̀jẹ̀ pé àrùsà sálàm ọkọ̀ fún wa níbi ká sísan rẹ̀ padà ó di ọ̀ràn sí alọ́. Kí ló tọ́rọ sọ wípé ká mọ́ máa fi lè rígbà kọlọ́dọ̀ ọlọ́run, ọlọ́run tó bá sì jára mi ọya, ní ti pàmàlú lákàfọ́. Kí ní ẹwà mọ́ ń jọ ní pé tí ìrìnbá sọ bẹ́ẹ̀ nǹkan sáwà máa rí bẹ́ẹ̀, àbí ni ẹ mọ́ fọkà sí bẹ́ẹ̀ fa innama 10,000 naira torí gbogbo ní ìsìn lọ sọ ìyàmì ní ẹkàlẹ̀ márùn kí n fi dákò kò fi dọ̀rú tí ń bọ̀ pẹ̀lú gọ́rọ̀n èmi náà fọ́ ní èbúsù 5,000 ọlọ́rin ìsọ bàbá pẹ̀lú wa ó ń sọ́lọ́run wa ní ẹmọ́ ma gbàwẹ̀ sàájú ọmọdé tí ṣàbán bá ti pín méjì a jẹ́ pé a frí láti bẹ̀rẹ̀ ṣàbán ká máa gba àwẹ̀bọ̀ tó a ti pín méjì ẹni jẹ́ pé àwẹ̀ ọmọlá kò sígbà tí olúgbà àwẹ̀ nínú ṣàbán láti 1 to 15 ṣe tí yàbá ti 15 àwẹ̀ òkúnlẹ̀ mọ́lá tẹ́lẹ̀ má wà wàwí sáfáwẹ̀lẹ̀ Ramadan máa sàdúwà ṣùgbọ́n bá láwẹ̀ tí máa gbà ń tiẹ̀ tó rẹ̀ ṣe bí ìtẹ́lẹ̀ àkọ́kọ́ wọ́n fúrí rẹ̀ ṣàbá ìbáadà méjì kọ́dà tí rọrùn bẹ́ ìkọ̀lá àbí ní àfẹ́ntọ́bá láwẹ̀ tí ma ń gbà kí ló wá kíyà rẹ̀ tán tó jẹ́ àmà àlàmàrí já àti sunan bá já fi sahih bá fi sahihayn ṣùgbọ́n lábù sunan mafẹ́lú ìdá Abi Dawud min hadith Imran bin Husayn on salam sallallahu alaihi wasallam

هذا أمر جلل إليه تنتهي تغير إليه وطن تعيو أداسي irú ẹ̀mẹ́ ni ṣúrọ̀rù ṣúrọ̀rù ma ń túnmọ̀ bẹ̀rẹ̀ nǹkan ṣúrọ̀rù ní ìrọ̀wà tí ma ń túnmọ̀ àparí nǹkan àwọn apákan wá ní túnmọ̀ rẹ̀ ní wípé ìbẹ̀rẹ̀ oṣù àbí mi àbí wá ṣe túnmọ̀ rẹ̀ nù ìtúnmọ̀ rẹ̀ kọ́n

àti kó mẹ́un kí la wá bó sí ṣàbán tí lọ kan ọjọ́ kan yìí ọwá jẹ́ ooru ṣàbán ooru ṣàbán yìí ka 29 dáun yóò kú olóòrù yóò di ooru wáhùn Ramadan jama'a

ní tátàlà àrùs lábẹ́ àti ìtì ọlọ́run tó bá ti wá níbẹ̀ yóò forí balẹ̀ yóò tó wá padà àwọn sàìtíìsì ní ojú kan lọ́wà gbogbo ń tẹ́ ǹkan tẹ́ ń páàsì nù náà bà ọ̀rẹ́jù nǹkan àti pẹ́tipẹ́ ní ìsìn béèyàn bá kọ yóò fi ìlú ah, àwọn ti padà di 30 àṣí òun yẹn ó mú ẹ̀ẹ́ nígbẹ́ tọ́wọ́ fásí ìsọ wọ́n ní ta ń gbẹ̀mí sí sáyẹ́nsì ẹ̀yìn tẹ́ẹ̀mà sọ tẹ́ẹ̀mà ẹ̀yìn ó ń dàjọ́ obìnrin nínú obìnrin nínú àwọn ó fi bọ̀tí látàlúwàlá ó fi kó kìtàbà kìníkànkankan kí lọ́kàn pẹ̀lú àwọn àwọn rí nàráyé kí lè rí na naam hmm anábi sallallahu alaihi ó jí wa dáadáa ọjọ́ kan yóò ní nǹkan méjì yóò ní òru ọjọ́ bẹ̀rẹ̀ ṣáájú ọ̀sán rẹ̀ òní ìtọ́rùn bá ti wọ̀ níbi 1 to 7 òruwọ́ bẹ́ẹ̀rù ṣe ń ti ẹnu gbogbo tí ń wọ̀n bẹ́ẹ̀ là bọ́ sí sátọ̀dé láti 7 ọmọ tí a bá bí sátọ̀dé ìyànjú ṣùgbọ́n sátọ̀dé ìtọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rí pé ilẹ̀ ni mẹ́díẹ̀ síkù bọ́ọ̀n ṣe wọ̀ gbàm yóò tó bí 30 minutes 15-20 minutes kó lọ sí òwò òdè ohun tó kù lẹ̀ nínú mọ̀lẹ́un sí ọ̀sán àná lónìí tọ́jẹ́ jùmọ́ àbí ìbẹ̀rẹ̀ òru náà ni ọ̀kan tí ìrú tẹ́ni ìbẹ̀rẹ̀ òru ni ilé ìlọ́dá múṣkílà alẹ́ pẹ̀lú àwọn alásìgbọ́ kan níbi ìdàkejì rẹ̀ táìmù tọ̀bá ti pẹ́fẹ́ gùn bá yọ òru ókù táàpẹ́ ní dọ́lẹ̀ tàbí owó nìkú òru ókù òru tó wá kùkù tó ní wípé òru ọ̀sẹ̀fẹ̀ máa yọ 5-6 no to 7 lásìkò kí ní ọ̀sásàn sára òru lòru tó wà ní àbí ọ̀sán náà ni tí máa bọ̀ jẹ̀máà tí fájúrù bá ti yọ àti kú olóru ọjọ́ àti bọ́sọ̀sán rẹ̀ àti kú olóru àti bọ́ sí kíni ọ̀sán padà ọ̀sán náà wá ń sáábọ̀ díẹ̀ díẹ̀ ó ń àwọn kan tí a sọ pé no àrò òru ni fúdí èyí àwọn ọmọ jẹ sàárì lọ ákìrí ọ̀rọ̀ tí wọ́n náà tàbá débi ọ̀rọ̀ sàárì àti wá mọ̀ wípé òdìdí ọjọ́ yóò bẹ̀rẹ̀ bóòrùn bá ti wọ̀ ó bí fájú bá ti yọ ọ̀sán ọjọ́ bẹ̀rẹ̀ bí fájú bá ti yọ ó tún lọ parí padà sí wíwọ̀ òun ọjọ́ kejì kí ó tààfi ma ọlọ́ni àwẹ̀tẹ́ ń bá bọ̀ fún ọba àdẹ́dà fúnmà àti mùsùlùmà ilẹ̀ lẹ́yìn àwẹ̀tẹ́ ń bá bọ̀ láti tájì tó tí tájì bá ti yọ báyìí ẹ má bàbọ̀ ẹ má bàbọ̀ ẹ ọjọ́ tuntun mí òun lọ wọn ìdán 29 ṣàbán tílẹ̀ bá súnjọ́nà òru 30 ṣàbán láàmà pé tàà bá rí oṣù torí pọ́ sí ojú ọ̀rọ̀ tí ó bá jẹ́ 29 yóò jẹ́ 30 kèé jẹ́ 28 kèé sì jẹ́ 31 àwọn bọ̀ àti wárí 29 ilẹ̀ tó súnjọ́ náà sẹ́ǹpẹ̀ méjì ní ọjẹ́ ma ọkọ́ bí òru 30 fún ṣàbán tàbí kí ó bí òru 1 fún Ramadan ó sì ọlọ́run wá ní látẹ̀sọ́mù hátàtàrọ tí ṣàbán bá ti 30 29 ẹ máa wá oṣù lẹ́yìn sàsára náà wọ́n máa wà wọ́n máa wà sí sọ́n sí sọ́n àwọn èèyàn dà lọ olùmí ọlọ ń gbá lọ gàwó lọ ṣùgbọ́n tàbá wo ṣáríù annakọ̀ ṣáríù bidayata sọ́wọ́mù bí amúrin ma àṣúnsí yàbí amúrin ma náà bí rú'íyà huwa rú'íyà bí amúrin ma àṣúnsí huwa rú'íyà annabi sallam ọlọ́run ọba gbé gbíbẹ̀rẹ̀ àwẹ̀ kalẹ̀ pẹ̀lú nǹkan táa lè rí kìí ṣe pẹ̀lú nǹkan tí a kàn fọpọlọ́rù kí ni nǹkan náà rírí oṣù títí wọ́n ti tẹ́ntí mẹ́yìn látẹ̀sí máa tàtàrọ ẹmọ́ bẹ̀rẹ̀ àwẹ́ àfitẹ́ ẹbá rí oṣù a jẹ́ pé ìdákọ̀ rọrọ̀ ulamaul falaki bidayata sawmi lana min duni ru'ya naqbalu kalamahum la bal naruddu alayhim ìràwọ̀ méjì ló pín sí o ilmù tààfíìrì wà ilmù tàṣíìrì wà ká máa wo ìràwọ̀ pàfẹ́ fi máa sọ kọ̀kọ́ ọlọ́run rádánú ṣùgbọ́n kọ́ ń pa ẹ̀kọ́ ìrìn ìràwọ̀ ká fi lè mọ ọjọ́ ọkà ká fi lè máa màrìnrìn lóòkùn lórí pápá ká fi ìmọ̀ ìlà àwọn ọlọ́pọ̀ ojú omi fi ń rí o ẹjẹ́ má pẹ̀rẹ̀ wá wéèlì kèése ìrankan ni wọ́n ìrankan bẹnu wéèlì bí i sí kò tí ìsí ọkọ̀ ojú omi gbogbo ilé ayé tó lè kọjá lórí ẹja lórí omi pé ó dábù báyìí táwọn bá padà báyìí ọ̀nà mí bẹ̀tẹ̀ lè lọ ọgbà táwọn ó gbì ẹ̀dà ńlẹ̀ tó wá jẹ́ pébi táwọn lọ rẹ̀ àwọn sì àtọ̀rọ̀ báyìí wọ́n tún á padà báyìí tí ó sì ní jù bẹ́yà bí 25 days lọ ó sì máa ń ba dípò táwọn èdúó táwọn èlò sọ pé bàbá ìlú ètò òmìnira ó ní mẹ́rin lóṣù méjì yóò sì máa jẹun yóò máa yó inú rẹ̀ sí gbogbo mọ́sáṣí mẹ́ta lọ sí márùn-ún ara àmà náà mọ̀ pé ah ìràwọ̀ yìí ó ń bú ìwà pé tàbátọ̀ báyìí tàbátọ̀ padà a ti yí ẹja ilẹ̀ kò sí lójú bí 25 days lọ tàbátọ̀ rìn ó sì pé wájú olé ìtọ́ fọ́kọrọ ìkalẹ̀ ilọ̀ jẹ̀mẹ́ra tí Islam bá ti nílé wọn bí nǹkan kan orí ibú bẹ̀m̀bẹ̀nu tí wá tí gbọ́wọ́ sí nǹkan kan orí bẹ̀m̀bẹ̀nu àwa ni umma tọ́kàn rẹ̀ balẹ̀ wípé tí ń ṣe yìí

ìsìláàmù jẹ́ ní ó kùsà rẹ̀ níwọ̀n bá ń tọ́ bá dá sí èyí tó wá ti fi yọ sẹ́ẹ̀ta wọ́n kà sí lọ́rùn àwàmọ̀ rúkúyàtùl hilal rírí oṣù ikhtalafa al-ilm àwọn àfá àwọn fi màára wọn pé bóò láti bẹ̀rẹ̀ àwẹ̀ àbíbìtì nígbà tí rọ́sùn ta bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀rọ̀ àwọn fálákì wọ́n ti ti bá kọ̀ọ̀kan pé wà ní situation kan ọlọ́run sájọ́ ni ọlọ́run dákun ọlọ́run jọ̀ọ́ ọlọ́run jọ̀ọ́ àpadà sí aburú mẹ́jọ bá wa o àpadà sí ìgbà mẹ́jọ bá wa o tó ráwùn yàn mẹ́ ń dà pọ̀ ni ó sì yàtọ̀ síra wọn ẹn títí ń gọkọ̀ tí ọgọkọ̀ mọ̀ àpadà sí ìgbà ni aṣọ tó wù ní máa wọ́tẹ̀lẹ̀ èkìsá ni wọ́ kìí àpadà sí ìgbà ni in tó bá rí ní jẹ kìí ṣe tó wù ní jẹ àpadà sí ìgbà ni tí ó bá lè dápadà sí aburú ni láti jó ọwà mọ́sálásí máa in tó bá ti lọ forúsọ ẹ̀sìn máa yàn lọ tẹ́yìn ìfẹ́ tí ó se mọ́ ìlàpadà sí ibú àpadà sí ìgbàmù kálukú wá ń sá fún àpadà sí ibú wọn orí o ẹwọ ẹ̀rí ìrọ̀ náà kí ni yọ́kàn fẹ́ wá báyìí irú sí rọ̀yàn lọ́rùn yóò tó fẹ́ wá báyìí ẹwọ ẹwọ kọ́lọ̀ ẹ̀wọ kásábàdé ájí rí jẹ nígbà ọkàn bá balẹ̀ ọkàn rí ò lè balẹ̀ o kèé sépè ọlọ́nà kọ́dẹ́kọ̀ lákọ́dẹ́lẹ̀ ìsáná fi kábàtì

àti ìsìdẹ́kì ọba tó parí lẹ́yìn ọ̀nà subhanallah káti ẹ̀kọ́ létán wọ́n tó sọ wípé wọ́n kọ́kàn sẹ́yìn rẹ̀ àkọrù eléyìn rí àátòkó náà yóò tó lémi jùmúrù jùmúrù tí ń pè jùmúrù ọ̀sẹ̀lẹ̀ kí wọ́n wá gbogbo àfáà kọwa lọ́bì kankan náà èyí tí tẹ̀sí lọ́bì kankan náà wọ́n mara wọ́n rí wọ́n ọ̀dọ́ kébì kankan náà wọ́n ọ̀dọ́ gbẹ́lú kankan náà ṣùgbọ́n pé òdodo ẹyọ kan tí ẹjọ kàkàkiri àti káyì ó ń tó ṣe mistake ṣùgbọ́n náà máa ṣe mistake ọ̀pọ̀ èèyàn ló wọ́n tí mi sọ́jọ́ sí wà mẹ́ ọlọ́run ló ń déédé jùmúrù alìlú mẹ́sáàrì ti jùmúrù náà sí ẹgbẹ́ mistake wà mẹ́ ọwà dáadáa lápẹ̀rẹ̀ ká máa bọ̀ ní ìsìdí ẹ̀dẹ́ ayé náà pẹ̀lú yíyìngbà oní ọmọ ìṣẹ̀lẹ̀. Àwọn jùmúhùr wọn ni ìdàrú yàlì ìlàl fi baladi malbuldan laziman nasa sọ́ọ̀mù. Laziman nasa sọ́ọ̀mù. Tí wọ́n bá ti ẹrùsùn ní wíyà lágbàáyé gbogbo musulmi pátá tí ń bẹ̀láyé dẹ̀dẹ̀ ní kẹ́ ìbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ibi ibò tí wọ́n bá ti rí lamẹ́ríkà gbogbo yín ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ bó ṣe ìdí àná lórí gbogbo yín ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀rọ̀ tí ju ọgbọ̀ ọ̀pá wọ́n ní kílódé wọ́n tọ́rọ sọ̀rọ̀ pé faman shahida minkum shahra tí wọ́n gbogbo agbọ́rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ yìí lọ báhùn àwọn apákan àfáà ní a lè lò búra sí lè lò fáwọn àdì ìdí àkọ́kọ́ ni wípé tó bá jẹ́ pé olórí kan ní gbogbo àmùsùn gbogbo àgbáyé níbẹ̀rẹ̀ wà ọmọbẹ̀nú ẹ̀ẹ̀kejì àìlò lórí àbì ẹ̀ẹ̀kejì wọn ni ìkhtiláfù lè mọ̀tọ́lì nǹkan yíyọ oòrùn nínú kẹsíkejì ìyàtọ̀ síra wọn yíyọ rẹ̀ nínú kẹsíkejì ìyàtọ̀ síra wọn láàrin Nàìjíríà sáwọn ìlú kan bí àwọn apá kan l'Amẹ́ríkà àwọn ń fi sísàwà sí lídì wọn UK ìgbàmí àájọ papọ̀ ìgbàmí àmà fi ànáwà lídì wọn lọ́rọ̀ báyìí àwọn fi ànáwà lídì wọn tí ó bá di 2 ní sin yóò jẹ 1 tiwọn tó bá di 3 tiwa yóò di 2 tiwọn tó bá di 330 tiwa yóò di 230 tiwọn lọ́rọ̀ báyìí conference tó papọ̀ ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ awọ́kẹ́tì ẹmbẹ̀ 12 hours ní bẹ̀rẹ̀ àwà àti bí Malaysia ìlàjì ọjọ́ ti pé ní tàbí wà ní táìmì dédé táìmì tánà wà lórúmọ̀ ọdá àwọn kẹtì ẹ̀tù wá ń bẹ tí ọrùn bá yọ lọ́dọ̀ wọn ní tí ọrùn bá ti yọ báyìí òòrùn wá yóò tún yọ padà 5 hours yóò tún yọ padà lápẹẹrẹ òòrùn wá wọ̀ láago alẹ́ 10 11 12 1 2 2 ilé ó tún ti mọ́ padà àwọn kan bẹ wákàtí mẹ́rin tí wọ́n níwọ̀ òru padà oróti àwọn wákàtí méjì mẹ́ o wákàtí méjì mẹ́ bí wọ́n Finland tọ́jọ́ wípé 22 hours ní a fi mọ́ ń gbáwẹ̀ àtúnwà aláwọ̀ wákàtí kan tó wọ́n bá wọ̀ ní ìsìn o ń kàlùkù ọjẹ́ sàárì tó bá mọ̀ fún fẹ́ jẹun ẹ̀ méjì yóò rà jẹun díẹ̀ tó bí 40 minutes yóò tó jẹun sí torí pé alfàjárí ọyọ náà wákàtí kan níbẹ̀ gbogbo ní ọbẹ̀ sí bí wọ́n ṣe bù lẹ́nu ṣùgbọ́n kọmọ̀ bá àyàwà lẹ́nu jù ọlọ́run pín bá ń pín bá ń bó àkárí tọ́ báyá kí lẹ̀ rí wa jami'a rí Anas bin Malik radiyallahu anhu ó ṣe wà pẹ̀lú sàhábà jọ kan wọ́n hmm, máa mọ́kfẹ́ ìrìn ànábì dédé kí ní ó Ànábì arba'in ogójì irú ogójì wo yawmun kasanatin yawon kọ lu ọjọ́ kan ọjọ́ kan tí dàjálù kan yẹn oòrùn ọyọ̀ báyìí kò sì ni wọ́ padà ọdọ̀ yìí kan tí wọ́n parí ìta wà yawmun kashahrin yóò kan tóòrùn bá wọ̀ báyìí kó tó yọ padà yóò

ọlọ́mọ́jọ́ bẹ́ mi láyé o mọ́jàsíkọ̀ ọba mi o dọ́kan lọ́n jà o jọ o fìtínà rí fìtínà nù gbogbo wa ti wájọ kó bẹ̀báyìí ọ̀rọ̀ kejì ní pé ẹ fi ìlú kọ̀ọ̀kan lẹ̀ pẹ̀lú rírí oṣù wọn nínú ẹ̀sùn kọ̀ọ̀kan lẹ̀ pẹ̀lú rírí oṣù wọ́n ní ẹ̀ẹ́sẹ́ wọ́n tí bẹ̀rẹ̀ sọ́nà Muslim انفر به من المسلمة من البخاري من حديث قريب ما بلا بن عباس قريب أم الفضل تجي أبلا بن عباس وانا قريب أم الفضل بنت الحارث وانا قريب لسي شام أذكر معاوية قريب بابا شام له بوري شام نيا باري كاكو توزي kápẹ́tọ́ọ̀zí ìlàwà ilẹ̀ oṣù báyìí òru kíra kó sí òru jímà ní ẹbá rọ́sù wọ́n òsù rọ́sù mọ́dínà ní ẹbá bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan wọ́n jẹ́ jímà jẹ́ Ramadan 1 jímà wọ́n jẹ́ Ṣàbán 30 ní mọ́dínà lọ́dún náà lọ kùrẹ́ ìdùgbọ́ gbogbo tí mo fàbìnà tán ní bá ń bọ̀ mọ́dínà padà ó jẹ́ ní wọ́lọ́lọ́ ṣáàrùn dáadáa látàrí ìdúrú Iran táàmù ẹni oṣù ọlọ́dọ̀ yìí à ẹlẹ́ta jùmọ́ òru jímà ní o jímà ní ẹti káwọn ọmọdọ́ orúbẹni ọlọ́wọ̀ orí bí sátàrí làwájú bẹ̀rẹ̀ ọbàdà wọ̀rọ̀ máa wọ̀rọ̀ àmì sáàwọn ẹ̀mẹ́ dẹ̀rí olóòwò àwọn náà sọ̀rọ̀ àìtò wọ́rọ̀ àwọn náà wọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwòyà olóòwò àwọn mùsùlùmí ìbí náà gẹ́rí fàṣọ́ àmì náà sọ̀rọ̀ àwòyà gbáwẹ̀ gbogbo kọ́lọ̀bọ̀n sí àwẹ̀ tí a ti pé ó ń sọ fábùlá mìíràn bá sì pé ó ṣe jáwẹ̀ kẹ́yìn náà kéde mẹ́bìnà kẹ jáwẹ̀ nígbè pé oṣù tí àbúrù mùmí nítorí nù àbúlá mìíràn bá sì ní la nazal nasum hatta nara hatta nara hatta nara tí ń dàbá tó rí táà náà bá rúsù báyìí ìlàtò kí Ramadan wọ́yọ máa jẹ́ táàtì lọ báhùn tó ráwọ̀ orí gẹ́sẹ̀ ìrí kùrẹ́bù wani alátẹ̀tẹ́fì bìrú láti máa yọ wà sí yá ní sí ń bá tí máa yọ àtẹ̀gọ́rí wá ti ní kò sì tí ọlọ́run bá àti ó sì dáwẹ̀ káàkẹ́ fi gé tí náà onílà bá ṣe máa gbà lọ́nà inú kárùsùkọ̀ jẹ́ 29 inú kárùsùkọ̀ di 30 hákàdá amọ́rọ̀nà rasulullahi sallallahu alaihi wasallam bára bí nítorí pẹ́lá yànsà sàlám kèègbélẹ́ta àbídè lọ olùkọ́ ọ̀kan wípé àtúrósù mẹ́dìnà ẹbẹ̀rẹ̀ àwẹ̀ ó fún kálùkú náà lẹ́ pẹ̀lú tí a bá rí ọ̀rọ̀ ìdáàpọ̀ ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n nǹkan ti kó sínú ara wọn bẹ́ kí ló kó sínú ara wọn tá a bá bí lórí ilé àwọn ìtìhádì kan ọlọ unity kan ọlọ ìtumọ̀ ń tọ́rọ̀ yìí sọ ó ní pé akọ́kọ́ bùkátà déédé kí láti mọ jíjìnà lù síra wọn káàkiri olùdọ́dọ̀ wọ́n nípa òkìtù náà ni wípé ilẹ̀jọ mọ́ ilẹ̀jọ ń sú sí òun nìkan ni àbàtàsíkò jẹmáà táà bá wo sẹ́ǹpẹ́ èkó ìbàdàn àjìnà síra wákọ̀ bí 30 káwọ èkó sí bàdàn lápẹẹrẹ tàùkìtù wa yíyọ oòrùn wíwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bí 2 minutes 1 minute defense, mẹ́wàlá ni wọ́n gbà ní ṣùgbọ́n ní Nàìjíríà náà ẹjẹ́ àwọ òkè ọya bí Sókótó bí Mẹ́dígùrí a ní 30 minutes difference 45 tọ́jọ́ wípé wọ́n ti síwọ̀ sàárì lọ́dọ̀ tiwọn níbi 5 fájúwò tí ọlọ́dọ̀ wọn àwọ́ sì máa jẹ́wọ́ bí 5 35 ní àwọ́ ti sínú níbi 605 àwọ́ sì máa retí wíwọ̀ ọ̀rùn bí ní 5-7 tàbí kọ́lá 7 lápẹẹrẹ nígbàmí sírù yìí náà kò sí mbẹ́ àbọ̀wà mbẹ́ àwọn àfáà ní mbẹ̀ mbẹ̀ ṣùgbọ́rọ̀ wà mbẹ̀ tàfẹ́ sọ àwọn àfáà wá jókòó ní gbogbo àgbáyé ní májìlì sí kí kí làbá sí tí àwẹ̀ yóò fi nítùmà wọ́n sá sọ́rọ̀ sọ́rọ̀ wọn wá ní ẹjẹ́ bálánsì àwọn ọ̀rọ̀ ìwé àwọn kẹsọ wípé ẹ̀ ṣe jẹ́ ká máa lo tàùkítù umul qura tí wọ́n bá ti rí ní mẹ́kà ni ẹ

ah bí bí ziyada extra ìlàjì wákàtí yóò tó wà mẹ́ sẹ́ ìpẹ̀lú ìlú kankan náà ni ló sì yàtọ̀ àwọn àfáwà ní inú ẹmú ìlú kọ̀ọ̀kan ẹ̀fì ilẹ̀ ẹ̀fì kọ́ntì ìgbé nígbà yóò ti dántọ́dá ìkọ́nkàlùkù ti lẹ́nu àlá rẹ̀ Nàìjíríà ẹ pè lódìdí ìlú kan gbogbo tó bá bí sẹ́sì ìfẹ́ bá wọ́n rí 20 30 kò nítumà nítorí kíni kí ìṣọ̀kan ó lè wà ẹ dá wọn padà sọ́dọ̀ ìmáàmù wọn ẹ bá jí olórí mùsùlùmí ń bẹ ẹ dá padà síbẹ̀ wọ́n ó kèrè láti Riyadh láti ọjọ́ Egypt wọ́n wà Amẹ́ríkà kìníkan wàsásùn àwambọ̀ ṣùgbọ́n tàbá ti fi lẹ̀ báyìí Nàìjíríà kútọnú sẹ́yìn gúgú fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin àwà àti wọn lọ títí Togo náà níbi wẹ́dà ibi táìmù níbi wákàtí kan àti ẹ̀tọ́ máa ń yí agbó wọn nígbà ní wọ́n tó lè fẹ̀yìn wọ́n tó lè fà wájú gbogbo bẹ́ẹ̀ sí ìsìn ẹ̀sàfẹ́lẹ̀ tó bá wá jẹ́ wípé nífìní fíbọ̀ ni à ń bàtàwà difference between bẹ̀rẹ̀ àríwá ìkéré pọ̀ ẹjẹ́ àjọ máa bẹ̀rẹ̀ àwẹ̀ ẹjẹ́ àjọ máa túnú ọ̀sàbùrú mẹ́ káfí oṣù tí wọ́n bá ti rílà ní gbogbo wáyìí kátàbí dájọ́ ṣùgbọ́n tó jẹ́ pé kò sí ìròyìn ẹ̀bí olórí ìlú yìí jẹmáà sàwà ní mùsùlùmá táa bá lo wíwọ̀ oòrùn táa lo wíwọ̀ rẹ̀ fún ìkọ̀ọ̀kan wọ́n lè rí ní ṣàkítà ní bẹ̀rẹ̀ àwẹ̀ ìlú sì wà ní abẹ́ òrùlé kọ́ntù ẹ̀yọkan no

wọ́n dákọ̀ bàbá ìmáàmù mẹ̀dúgbùrí rí wọ́n dákọ̀ bàbá ìmáàmù kàdúnlẹ́rí no ẹn tí a máa dákọ̀ o náà ni sultani ti Sókótó sultani ohun òní aláṣẹ ẹbẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba wọ́n ti rọ́sù o náà ní ìdífẹ́ ẹnú sọ́wọ́ tí a bá ti rọ́sù wọ́n sì yàn àwọn amúnsaitas tí wọ́n pọ̀ wọ́n yàn yíbò nínú Haúsá ṣe rí àwa musulmi. wà látà wá fúnra wa ọlọ́run lè jẹ́ abọ́mẹ́ kí lọ wá fúnra wa wà lá kò sí ẹni ẹnìkan nínú àwọn mímá. tó sọ wípé tẹ́ bàbẹ́rẹ̀ àwẹ̀ ẹbẹ̀rẹ̀ rẹ̀ látẹnu olórí ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ tẹ dálẹ̀. kéèsì àmìrù tmc ní èmì àbẹ́rẹ̀ àwẹ̀ kéèsì àmìrù tààwùnù kéèsì àmìrù tàdọ́mùnù kéèsì àmìrù nss ní ọ̀sọ̀ pé ẹbẹ̀rẹ̀ àwẹ̀ ló ẹn tí gbogbo wọn bẹ̀rẹ̀ lápapọ̀ ṣe wá rí gbólóhùn àṣẹwọ ní bẹ̀rẹ̀nu ẹ̀gbẹ́ ìwò rọ́sẹ̀lú síkọ̀ọ́kọ́ tẹ̀nìkálẹ̀ kọ́ pàṣẹ kálọ̀ bó ṣe wà lọ́rùn ọ̀nú lọ́wà lọ́rùn ti ẹ̀nà wọ́n ò tilẹ̀kùn lé rẹ̀ tọ́rọpọ́kọ́ ọ̀lẹ̀ lówó àpò rẹ̀ báká wọ́kọ́ ọ̀lẹ̀ máa ṣe láúlà ò ní kọ́wọ́ ó dè sókú tó rọrùn bọ́bá lọ gbé tíkẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ ẹ̀rọgọ́ wa mùsùlùmọ́fẹ́ rí èmì lọ́rọ̀ nígbà kan ọbàdán wọn ma ọbẹ̀ ẹ̀dà nǹkan ní o pé kí ló kàn pẹ̀lú sultan ẹlọ́wọ́ sultan tí ó máa ní local government ẹ̀ ní sanwó oṣù ẹ̀ hmm? ta lọ sọ bẹ̀ ń tọ́jẹ́ pé tí ó máa local government ní sanwó oṣù rẹ̀ ní náà tó

ìmáàmù ń masarasi masalasi ọlẹ̀ póstà ọ̀tọ̀lẹ́ntà bá ń bẹ̀ dàdà ní náà ń bọ̀ oní àtúnlẹ̀ tí ẹ ọ̀tọ̀lẹ́ntà bá ń bẹ̀ klínà tí ń tún lẹ́lùwà láṣe oní àlẹ́ tí ẹ ọ̀tọ̀lẹ́ntà bá ń bẹ̀ gbogbo ọjọ́mọ̀ wá ń dé ó kálukú wá ń tò àwò ń tẹ́ẹ̀tọ̀ máa sọ padà bọ́ọ̀rọ̀ tí ó tó ń jùlẹ̀ tó máa sọ ní o jẹma kí àfọ́ máa sọ pé nǹkan bá ti ní ẹmẹ́ bíbò inú kọjọ́ pàà kan bẹ̀ tí ó ń folówó ti fi ń jẹun sí ẹ̀mẹ̀ pẹ́ sọpọ̀ fẹ́ lọ jalè rú ó sì fẹ́ mẹ́dà síbò ọ̀rẹ́ nìkan fún bàbá ìmáàmù Ìbàdàn àwọn náà gba information yẹn ni kèèsàn ni wọ́n sọ pé ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba náà kèèsì àwọn olùgbé ọ̀pọ̀lọpọ̀ta nù tí wọn ọ̀bà wá gbà tí wọ́n láwọn ọbẹ̀rẹ̀ àwẹ̀ níjọba ṣe káwọ̀ tẹ̀lé wọn kalla ṣùgbọ́n wọn gọ̀ọ̀gọ̀ọ̀

tàbí kò ti ẹ̀rẹ̀ tí ó sọ fún ṣe yọ ọba ní bẹ̀rẹ̀ àwẹ̀ wọn wà oróṣù ìjọun tàbí wọ́n bẹ̀ rí ẹ̀ padà torí tàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ a lè gba ẹ̀rí ẹnìkan jẹ́ tàbà èèyàn méjì torí pé igánẹ́sì <laughs> ó wà náà kọjẹ́ 29 ṣùgbẹ́ ẹ̀sàjì àṣẹ tọ́lọ ọgbà pàbàlẹ̀ bá ní rẹ́nì kejì wá ọwọ́ adá oṣù rí àwọn àfà ọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀ apá kan nípọ̀ gbọdọ̀ gbààwẹ̀ nítorí pé sawmukum yawma tasumun ọjọ́ àwẹ̀ tọ́lọ́run gbà lọ́wọ́ yín ọjọ́

àwọn èèyàn sí máa yúfèrò sí rán rọ́jà àwẹ̀ tẹ́mẹ̀kù ní ẹmá pẹ̀lú kọ́dáyàn lójú pẹ̀lú kọ́dáyàn lójú a ní àwọn àfáàtì ẹni pẹ́kọ́ tó báwẹ̀ náà kò sí múṣkílà mẹ́ jẹmẹ́à àwambọ̀ gbogbo wa láti jọ ń gbọ́ níwọ̀n báyìí tàbá ní platform ká sọ káàkiri ọ̀rẹ́ mi ó ní ẹ̀yìn jẹ́ ìrí oorun sùn ní 29 Ramadan kápò òun bá wá èmi náà ní network news tí mo lè gbọ́ látorí fóònù mi mo ní rédíò nlé má pẹ́ mi pé sí àti rósù o jẹ́ àjọgbọ́ ó ti clear wọ́n sọ sultan ọwà yóò sọ yóò sì kéde ẹ̀sì wóbó náà ṣe máa kéde inú ó kéde pẹ̀lú tí ó hàn sáwà náà nínú bẹ̀rù ọlọ́run lára rẹ̀ pé wọ́n káàkì sí ìsọ́n òòrùsú o wọ́n káàkiri sí ìsọ wọ́n rọ́sọ bákanáà kí lọ́kàn wà ń bí pé àti gba 29 mẹ́ta lera ànábì gbáwẹ̀ mẹ́sàn 29 mẹ́jọ kí lọ́kàn kí ní bí tí a ń bá afọ́nàánù nà bídùn sáwọn olórí wa sí ká máa fa tí bẹ̀rẹ̀ wọn sí a máa

ọlọ́mọdé àwẹ́ wọn ó ṣe tí yìnbá wà ń bẹ lẹ́wọ̀n kò ní gbáwẹ̀ sóbi ó sì rọ̀sù ọlọ́n sí adẹ́dẹ́ o ọlọ́n dákun jẹmọ́ káfẹ́ tí lè kú Ramadan ó ti dé tán báyìí àwa náà kárí jọmọ́ wá oṣù ọ̀run ní 29 Ṣàbáni tí wọ́n bá ti kéde pé wọ́n rí táà náà bá sì rí tààrẹ ń tàà lè sọ fún pé a rí o ká sọ fún wọn ṣùgbọ́n wà kọ́ láàgbé jáde bẹ́ẹ̀mì gẹ́rì ìyìn lè máa sọ fún pé àti rẹ́sọ ìdàlúrú lẹ́yìn ẹ̀ẹ́sọ̀ ọlọ́run ni àwọn mọ̀ tí wọ́n yọ kó ní ọ̀rọ̀ tí òfin dá títí ẹlẹ̀ wọ́n mọ̀ tí ẹ fi lè ti kún tọ́làfẹ́ ìjọba àwọn kàmà sọ́kà tí mẹ́rin pé iná morí oṣù níbi àti lọ́ra dùndù afábùsẹ̀mìrì yakuburi yusufuri àwọn ń bọ̀ láti bẹ̀ ní sásàbí àárín pé àwọn náà ọ̀rọ̀ ti dé

ẹjẹ́ àjọ tọrọ ọlọ́run kọfọ ọba alẹ́mì kọfọ ọba náà lẹ́mì mọ́jẹ́ àpadà sẹ́rìn àná sí dáadáa lùwà fún ìyànú rẹ̀ jálẹ̀ ta ni ó kéde àwẹ̀ sultan lóòkọ́ kíni lóòkọ́ gbogbo musulmi tí ń bẹ Nàìjíríà in tó lè kan àwọn kẹtì ẹ̀mbẹ̀ ní ìsìn wọ́n láwọn alúmìnì o wọ́n wà nínú ọlọ́nla ọdún wọn méjì oṣù mẹ́fà wọ́n fi wà lóru oṣù mẹ́fà wọ́n fi wà lọ́sàn àfáfà ọ̀tọ̀pọ̀ lórí wọn wọ́n wo the nearest country sí wọn tàùkítù wọn wọ́n máa lò ṣírù mùsíbà yìí òsìlọ́dọ̀ wọn tó bọ́ jẹ́ pé bá náà gbogbo tẹ́ mẹ́mẹ́ tàbájọ́ sí òsìlọ́dọ̀ àwọn ọ̀tọ́ntọ̀ wọ́n wà sẹ́ẹ̀tì àgbò wọn

àmẹ́ni tí ó mọ̀ ṣe kùrùkẹrẹ tí ó gbà lọ́gbẹ́ ẹ̀wọ̀n ọlọ́mọdé àwọn àmbẹ́wò àmẹ́ni tí ó mọ̀ ṣe kùrùkẹrẹ tí ó gbà lórí bẹ́ẹ̀dì ààrẹ ọlọ́mọdé àwọn àmbẹ́wò Ramadan náà yí ọ jẹ́ páàkò bẹ́ẹ̀ àtọ̀wà jáde padà lẹ́yìn tó jẹ́ pé bí ìgbà yà rẹ̀ sẹ́sẹ̀ bí ìlà àṣírí wa in tá ti gbà ìwọ ló lè ṣe mọ́sà àṣẹ

ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسلما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت للذي واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام لقد كتب الله سبحانه وتعالى على هذه الأمة صيام شهر رمضان وجعلها مكفرا للذنوب وجعلها مطيرا للذنوب وللسيئات أمة الإسلام إن الله سبحانه وتعالى اختص الصيام من بين سائر الأعمال فإنه له وهو يجزي به سبحانه وتسامى دخل صلى الله عليه وسلم المدينة وفرض الله عليه الصيام رمضان بعد السنة في السنة الثانية من الهجرة بل في شابان تلكم السنة فصام رسول الله صلى الله عليه وسلم تسع رمضانات وصام معه أصحابه رضي الله تعالى عنهم أجمعين أمة الإسلام جاء النهي عن تقدم رمضان بصيام نصف شعر هذا الذي جاء من حديث على ابن عبد الرحمن عن أبي عن أبي قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتصف الشعبان فلا تصوموا وجاء من حديث أبيرة أيضا والحديث حديث من الصحيحين قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم أو يومين إلا رجلا كان يصوم صوما فليصمه ولكن جاء حديث آخر مفسرا لسبب هذا وهو الذي جاء في السنن عند أبي داود من حديث إمرأة بن حسين رضي الله تعالى عنه أنه صلى الله عليه وسلم لقي رجلا من الصحابة فقال له هل سمت من صور شعبان قال لا قال فإذا أفطرت فصم يوما أو يومين بارك الله لكم فيك وسنة ونفر الله وإياكم بما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله عظيما لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيك ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام الشارع علق بداية الصوم بأمر محسوس ألا وهو الرؤيا متى ما رأينا خلال رمضان بدأنا الصيام وإلا نقل شعبان ثلاثين يوما هذا الذي جاء من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما قال صلى الله عليه وسلم لا تصوموا حتى تروه ولا تفطروا حتى تروه فإن ذم عليكم فأكملوا له إيقاكم له عدة الشعبان ثلاثين يوما أمة الإسلام من رأى منا خلال شهر رمضان لا بد أن يبلغ أولياء أمور المسلمين خصوصا أميرنا خصوصا زعيمنا فبهذا يعلنون علينا جميعا ونبدأ الصيام وإلا نبني شابان ثلاثين يوما قال الله تعالى وإذا جاءهم أمر من الأمن والخوف أذاعوا به الآية أمة الإسلام نسأل الله الرحمن أن يبلغنا وإياكم رمضان ويوفقنا بالصيام والقيام لا نحو يرضي عنا وأن يجعلنا من المقبولة في هذا الشهر المبارك نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا وفقنا بسيان هذا الشهر وبلغنا هذا الشهر اللهم اجعلنا من أتقوك من النيران في شهر رمضان المقبل يا أرحم الراحمين اللهم ربنا تب علينا وتب للتائبين اللهم تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بعمل بدأ في بنفسه وقمنا بملائكته وخلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسجد القائل في مقلة سيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا